alhamdulillah adúpọ̀wọ̀ allah subhanahu wa ta'ala àtọ̀rẹ̀ kẹ́ẹ̀tìkà ìfọ́nà muhammad sallallahu alaihi wasallam àti fáwọn sahaba àti àwọn alẹ́ annabi àti àwọn tó ṣètẹ̀lé fáwọn àwọn sahaba tó fi di yawmil kiyama ibadallah allah sọ ní qur'ani pé wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu din hunafa ọlọ́run sọ ní qur'ani pé àwọn mùsùlùmí àwọn èèyàn generally ma umiru a ní pé kán ṣe nǹkan a kọ́ aláṣẹ pé kán ṣe nǹkan illa an ya'budullah àyàfi kan ṣe pé kí ni kan sìn Allah nìkan kan sìn Allah mukhlisina lahu ddin kan wá fọ ìsìnmọ́ fún Allah subhanahu wa ta'ala hunafa kan máa ṣe bẹ́ẹ̀ ní ẹni tí ń gúnníkù níbi ṣídíkù tó wá ń ṣe tawhid fún Allah subhanahu wa ta'ala so eléyìí ló mú wa tọ́pẹ́ afẹ́ ka hadith kan tí yóò mọ mú ìtumọ̀ yìí wá òun náà ni hadith tí uh, Umar bin Khattab ìkànnà khalifa Islam lẹ́yìn gbà tí Abubakar lọ tán umar lukan ológun àdíṣe wa wọ́n ní pé anábì sọ pé innamal a'malu binniyat pé gbogbo iṣẹ́ dáadáa tẹ́yìn bá fẹ́ ṣe ó bùkátà sí àníyà àníyà tó mọ́ àlọ́kọ̀ èèyàn Imam Nawawi wọ́n ní pé al-a'mal iṣẹ́ tó da so tẹ́yìn bá fẹ́ ṣiṣẹ́ tó da afẹ́ kírun ni afẹ́ yọ ni afẹ́ lọ hajj ni afẹ́ gbáwẹ̀ ni àrẹ́bìnrin pé bìníyà èèyàn nídìí àníyà ká tó lè sọ pé a gbà nǹkan lọ́wọ́ èèyàn tó ṣe iṣẹ́ náà so dandan ni ká sọ pé iṣẹ́ náà yẹ kó jẹ́ iṣẹ́ dáadáa torí pé àwọn míì wọ́n mọ iṣẹ́ aburú tẹ́ bá bi wọ́n pé iṣẹ́ tẹ́ ń ṣe yíyà fà kì í ṣe tó dáa iṣẹ́ tẹ́ ń ṣe kì í ṣe tó wà òkè wọ́n sọ fún yín pé àníyàn ló ga jù nǹkan tó wà lọ́kàn mi ṣé ìwọ́n mọ̀ nǹkan tó wà lọ́kàn mi ni a sọ pé rárá o pé nǹkan tí Ànábì sọ níbi hadith ẹ̀kọ́ nìyẹn Ànábì ni pé iṣẹ́ gbọ́dọ̀ dáa ká tó sọ pé à ń lọ sọ́rọ̀ níyà àníyà tó ní pé tá a bá wo Qur'an nǹkan tá a máa rí ń bẹ̀ wọn náà ní kí ni alladhina amanu wa amilu salihat àwọn tí wọ́n ní al tí wọ́n gbàgbọ́ níyà nìyẹn wa amilu salihat wọ́n wá ṣe iṣẹ́ tó da ọlọ́run ní pé wal asr ọlọ́run fi àsìkò asr ọlọ́run fi ń búra innal insana lafi khusr pé gbogbo èèyàn wọ́n wà nínú khusr wọ́n wà nínú òfò ọlọ́run wá yọ àwọn èèyàn kankan bẹ̀ wọ́n ní pé illal ladhina amanu àyàfi àwọn tí wọ́n ní iman wa amilu solihat wọ́n wá ṣiṣẹ́ tó dá so àwọn ènìyàn ní síbáyì ìgbà tọ́lọ́run fẹ́ sọ ọlọ́run pé kí ni wa amilu solihat so tàbá fẹ́ sọ pé àníyàn ló ga jù kọ́bílà níyà ká tó sọ pé níyà iṣẹ́ tó fẹ́ ṣe ó gbọ́dọ̀ dá ọ̀ ní pààyàn kan wá ní pé ah, kí ìlọ́ fi pa ah, ara ò àníyàn ló ga jù kò sẹ́yìn kan tó máa gbà lọ́wọ́ rẹ̀ so ìdán táwa fẹ́ tú àdìsí náà kí láà a ní pé gbogbo iṣẹ́ tó da ó bùkátà sí níyà tó da anábìbá tẹ̀sọ̀dọ̀ anábìbá ní pé wà innama likulli imri'in ma nawa anábìbá ní pé gbogbo èèyàn yóò mọ̀ gba ládá in sí níyà rẹ̀ so èèyàn tó bá ní níyà tó da iṣẹ́ dáadáa yẹn yóò mọ̀ gba ládá lórí ẹ̀ èèyàn tó bá ní níyà tí ó da iṣẹ́ ra tó ṣe yẹn kò ní gba ládá lórí ẹ̀ àbí yóò mọ̀ gba ládá tí ó mọ̀ ṣe déédéé àníyàn tó bá ti ní lẹ́yìn ìgbà tí anábìbá sọ ilé ìtàn Ànábì wa mú example wa Ànábì wa ní pé famankana ti hijratuhu ila Allahi wa rasuli torí pé ní àsìkò náà lára ìbádà tí wọ́n ń ṣe tí ó dẹ̀ wà ní àsìkò táwa yìí náà òun náà ni kí ni nǹkan náà ń pè ní alihijra nǹkan náà ń pè ní alihijra òun ni kéèyàn travel láti ìlú tó ṣe pé wọ́n ń ṣẹbọ ń bẹ̀ tí wọ́n jẹ́ kí èèyàn kéèyàn ṣe ìsìláàmù pé kó ṣe kó ṣe èèyàn wá kó ń bẹ̀ èèyàn wá lọ sí ìlú tó ṣe pé èèyàn èyàn lọ sílùú islam tí wọ́n èyàn lè àwọn kanáà ní hijrọ́nà nìyẹn so kí èyàn lọ láti ìlú kan tí ìyìn rẹ̀ ti ṣe dára níbẹ̀ yẹn mo wá lọ sí bomi tó yẹ pé mo lè ṣe dára bó ṣe kí n ṣe ìkanáà ní hijrọ́nà nìyẹn so ó wá ṣẹ̀ ní pt pé àwọn èyàn mi ní àsìkò tá a wà yìí opposite nǹkan yẹn náà ṣe tó yẹ káwọn èyàn kan kúrò ní ìlú tó yẹ pé wọ́n ń ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ tó ṣe pé wọn jẹ́ kán ṣe ẹ̀sìn bó ṣe kán ṣe kán wá lọ sí ìlú mùsùlùmí wọ́n wá ń ṣe opposite rẹ̀ àwọn èyàn wá ń kúrò ní ìlú mùsùlùmí wọ́n wá ń lọ sí àwọn ìlú tó ṣe pé àwọn ah, ní jẹ́ kán ní ṣiṣẹ́ ń bẹ̀ torí kí ni torí dúníyà tabtaguna arọ́dọ̀ hayati dúníyà fa inda Allahi maghanimu kathira ọlọ́run ni pé ṣé nǹkan tẹ́ ń wá òun náà ni ayé ayé ayé àbí ọlọ́run ni pé ó wà lọ́dọ̀ wa nǹkan tó pọ̀ tó yẹ pé ó sọ̀páṣì ayé yìí tí tẹ̀ ń wá káàkiri ibi tá a ti lọ òun náà ni pé kí náà ń pè ní hijrọ́ òun ni pé kéèyàn lọ láti ìlú tó yẹ pé wọ́n ń ṣe kèfèrí pẹ̀lú Allah subhanahu wa ta'ala tí wọ́n jẹ́ kéèyàn lẹ́sìn ṣe kéèyàn wá lọ sílùú mùsùlùmí kéèyàn lè ṣe nǹkan tó yẹ kó ṣe ìkànnì pé ní hijrọ́ relé ànábì ní pé faman kanat hijratuhu ila Allahi wa rasulihi ànábì ní pé èèyàn tó bá ṣe irú hijrọ́ yìí tó wá ṣe torí ta Allah subhanahu wa tó ṣe torí ta nẹ́bì ànábì ní pé fa torí tàlá àti òjíṣẹ́ rẹ̀ àrẹ́wà ní pé wa man kanat hijratuhu li dunya yusibuha èyàn tó bá ṣe hijrọ́ torí ayé torí nkankan nínú dúníà kò ṣe torí tàlá subhanahu wa ta'ala ó ṣe torí nkan míì àrẹ́wà wá sọ pé àwẹ̀ imra'atin yankihuha àbí torí obìnrin kan tó kó fẹ́fẹ́ ló fi ṣe hijrọ́ náà fa hijratuhu ila ma hajara ilayhi àrẹ́wà ní pé hijrọ́ tó ṣe yìí so yóò mọ̀ gba ládàá dédé nǹkan tó ṣe ànábì wa mention pé torí dúníyà àbí ní obìnrin tó fẹ́fẹ́ kí nìdí àǹfààní pé torí pé ànábì ò fẹ́ sọ torí pé nǹkan tó yẹpẹrẹ ni ká mọ̀ sọ pé à ń lo nǹkan ẹ̀sìn láti fi máa wáyé kí ẹ̀ máa lo nǹkan ẹ̀sìn láti fi máa wáyé ànábì ò fẹ́ dárúkọ pé ẹ so ó pé yóò mọ̀ gba ládàá pé ó ṣe hijọ́ torí dúníyà àbóbìnrin àmọ́ níbi tá aláwọ̀ kọ́ ànábì sọ clearly pé yóò mọ̀ gbalada látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala torí kó ṣe torí tàlá àti òjíṣẹ́ rẹ̀ so àwọn afásọ pé eléyìí ó kàn jẹ́ bí example ni wà ilá nǹkan tí anábì sọ níwájú pé ìwọ tó bá ṣiṣẹ́ tó da tó bá ní àníyà tó da ọmọ gbalada tó da tó bá ní àníyà tí ó da ọ̀ nígbà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala so ọ̀rọ̀ yìí ní sí báyìí a lè lò fún gbogbo nǹkan tó bá ti jẹ́ ìbádà fún Allah subhanahu wa ta'ala afẹ́ kírun ni afẹ́ gbáwẹ̀ ni gbogbo nǹkan tó bá ti jẹ́ ìbádà fún Allah subhanahu wa ta'ala èyàn máa ń ṣe kí ni èyàn máa ṣe torí ta Allah subhanahu wa ta'ala tẹ́yìn bá ti ṣe torí nǹkan míì yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala èyàn ní rí lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala aqulu qawli hadha astaghfirullah li wa lakum wal jami' alhamdulillah thumma salatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa ba'd وفي الخطبة الأولى تكلمنا حول حديث مهم حديث يدل على أهمية الإخلاص الذي لا بد أن يكون في عمل كل قبل أن يكون عملا مقبولا عند الله سبحانه وتعالى نواصل كلامنا بهذا الصدد ألا وهو أن من أو من أكبر فوائد هذا الحديث أنه لا بد من الإخلاص كما قلنا إضافة إلى عمل صالح لا بد من الإخلاص هذا من أكبر وأهم الفوائد من هذا الحديث والفائدة الثانية من هذا الحديث أنك إذا أردت أن أنك إذا أردت أن يكون عملك مقبولا لا بد أن يكون العمل عملا صالحا أولا الحمد لله níbi khutbala ọkọ a bẹ̀rẹ̀ pẹ̀lú aya tó ń tọ́ka sí pé ọlọ́run fẹ́ ká máa ṣe ìbádà fún òun nìkan ká wá fọ gbogbo ẹ̀sìn mọ́ fún Allah subhanahu wa ta'ala nìkan awa mú hadith tó ń tọ́ka sí nǹkan yìí insha Allah ta'ala a máa tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ nípa hadith náà òun náà ni pé aláwọ̀kọ nínú àwọn àǹfààní tó ga jù tó wà níbi hadith yìí òun ni pé tẹ́ ẹ bá fẹ́ ṣe nǹkan ìyẹn máa ń ṣe torí Allah subhanahu wa ta'ala ìyẹn máa ń ṣe nǹkan torí Allah subhanahu wa ta'ala tá a bá wo gbogbo àyà tó ẹni Qur'an a máa rí pé ó ń tọ́ka sí nǹkan yìí pé à ní ṣe tá bá fẹ́ ṣe nǹkan kan a máa ń ṣe torí Allah subhanahu wa ta'ala a ní ṣe torí nǹkan míì a ní ṣe torí nǹkan míì òun ni àwọn afáfin sọ pé tẹ́ ẹ bá fẹ́ ṣiṣẹ́ tó da fún Allah subhanahu wa ta'ala tẹ́ ẹ bá fẹ́ ṣiṣẹ́ kan tó jẹ́ bí ìbáàdà àǹfààní pé ó bùkátà sí májẹ̀mú méjì tó yẹ kó wà níbi iṣẹ́ náà tí ó bá ti sí ń bẹ̀ ọlọ́run nígbà lọ́wọ́ èèyàn aláwọ̀kọ́ nínú àwọn májẹ̀mú náà òun náà ni pé iṣẹ́ tá a fẹ́ ṣe ó yẹ kó jẹ́ iṣẹ́ tó da iṣẹ́ tó ṣe pé ọlọ́run ní pé ká ṣe torí pé bọ́ọ̀lá ṣe ń mọ iṣẹ́ tó da bá a ṣe mọ̀ pé iṣẹ́ yìí iṣẹ́ tó da ni ó ní pé tá a bá wọnú Qur'an a máa rí kí wọ́n ní pé ká ṣe tá a bá wọnú sunna a rí kí wọ́n ní pé ká ṣe torí pé gẹ́gẹ́ bí mùsùlùmí a gbúdọ̀ sọ pé a fẹ́ fọ́ọ̀mù iṣẹ́ kan fúnra wa káwá sọ pé iṣẹ́ yìí èmi gbà pé iṣẹ́ tó dání là kọ́ tó ló sọ pé iṣẹ́ kan iṣẹ́ tó dání a gbọ́dọ̀ rí pé ọlọ́run níbi ká ṣe àbí ànábì níbi ká ṣe torí pé ìwọ bá ṣiṣẹ́ kan tí o bá tí o bá jẹ́ iṣẹ́ tó da a mọ̀ pé iṣẹ́ náà àbí tí o bá ṣiṣẹ́ kan tó o claim pé iṣẹ́ tó dání àmọ́ nígbà tá a wo Quran nígbà tá a wo sunna àwárí àkọlẹ̀ fún iṣẹ́ náà iṣẹ́ yẹn iṣẹ́ yẹn náà máa ń pè ní bídà tí ọlọ́run nígbà lọ́wọ́ èèyàn gẹ́gẹ́ bí ànábì ṣe sọ pé man amila amalan laysa alayhi amruna laysa alayhi amruna fahuwa raddun ànábì ní pé èèyàn tó bá ṣiṣẹ́ kan ó ṣiṣẹ́ kan ó rò bóyá iṣẹ́ tó ń ṣe yẹn iṣẹ́ tó dání ó fẹ́ fi sin Allah subhanahu wa ta'ala àmọ́ nígbà tá a wá wò ó a wá rí pé àwa kọ́ la sọ fún pé kó ṣe é man amila amalan ó ṣiṣẹ́ kan òun rò bóyá iṣẹ́ tó dání ó fẹ́ fi sin Allah subhanahu wa ta'ala àmọ́ nígbà tá a wá wò ó àwo Qur'an àwo sunnah àwárí bìkan tí a sọ pé kó ṣe é ní anábì sọ fahuwa pé wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀ wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀ níbi hadithi mi anabi ni pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa raddun anabi ni pé èèyàn tó bá dànkẹ́ kalẹ̀ nínú ìsìláàmù yìí èèyàn tó bá dànkẹ́ kalẹ̀ nínú ìsìláàmù yìí tó ṣe pé kò sí ń bẹ̀ tẹ́lẹ̀ ó dálẹ̀ ó fẹ́ fi ṣẹ̀sìn fún allah subhanahu wa ta'ala kódà ó wá claim pé ó wà lára islam àmọ́ kò sí ń nígbà tá a wo ìgbà tá a wo ẹ̀sìn ní ọjọ́ tí ọlọ́run sọ ayàkalẹ̀ pé aliyahum akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum islam adina ìgbà tá wo islam ní ọjọ́ náà nǹkan tí ó fẹ́ ṣe yìí kò sí mbẹ̀ ọjọ́ tí ọlọ́run sọ pé òní yìí mo ti jẹ́ kí ẹ̀sìn kó jẹ́ kí ni kó pé mo ti wá parí àwọn ni'ma mi àwọn ìkẹ́ mo ti wá parí ẹ̀ lórí yín mo wá yọ́nú fún yín pé kẹ́ ẹ máa ṣe islam gẹ́gẹ́ bí ẹ̀sìn ìgbà wá wo islam ní ọjọ́ tí wọ́n sọ ayàkalẹ̀ àwa bá nǹkan tó fẹ́ ṣe yí àwa bá ń bẹ̀ àbá inú Qur'an àbá inú súnà ní ànábì sọ fàhùwà rọdùn ọlọ́run nígbà lọ́wọ́ èèyàn òun ni àfáàfin mọ́ sọ pé ká tó lè gbaṣẹ́ kan lọ́wọ́ èèyàn ká tó sọ pé iṣẹ́ yìí ọlọ́run máa gbà lọ́wọ́ èèyàn aláwọ̀kọ́ nǹkan tó yẹ kó wà mẹ́ni kíni o òun náà ni pé ó gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ tó dáa àmọ́ bó la ṣe mọ̀ pé iṣẹ́ tó dáa ni agbọ́dọ̀ bá inú Qur'an àbí ká bá inú súnà nǹkan lẹ́ẹ̀kejì òun náà ni the main point níbi hadith yìí nǹkan lẹ́ẹ̀kejì tó ṣe pé ó gbọ́dọ̀ wà níbi iṣẹ́ kan ká tó sọ pé ọlọ́run máa gbà lọ́wọ́ èèyàn òun náà ni pé kí iṣẹ́ náà kí ikhlas wà ń bẹ̀ kí náà pé ní ikhlas òun náà ni pé kéèyàn fọ ìsìn mọ́ fún Allah nǹkan tí mo fẹ́ ṣe yìí mo ṣe torí tàlá nìkan ń ṣe torí nǹkan mi tọ́tọ̀ sí Allah subhanahu wa ta'ala torí pé ọlọ́run ni pé mukhlisina mukhlisina lahu din mukhlisina lahu din pé àwọn àwọn èèyàn ìgbà tá a fẹ́ pa aláṣẹ nǹkan tá a ní pé ká ṣe kí kan ṣe ìjọsìn fún Allah subhanahu wa ta'ala àwọn tó bá fẹ́ ṣe kan ṣe mukhlisina lahu ddin kan ṣe ìkìláàsù nínú ẹ̀sìn náà òun náà ni pé kan fa ẹ̀sìn mọ́ kan make sure pé gbogbo nǹkan tó bá fẹ́ ṣe fún Allah subhanahu wa ta'ala kan make sure pé Ọlọ́run nìkan náà ṣe fún wọn ò fi nǹkan míì kún Ọlọ́run nìkan náà ṣe fún òun ni wọ́n àfa mọ́ sọ pé ìkẹlẹ́ kejì tó yẹ kó wà níbi iṣẹ́ ká sọ pé Ọlọ́run bá gbà lọ́wọ́ náà nínú àwọn nǹkan tí tó ń tí ó nìdí kí ká sọ lábala ìkíláàsì yìí òun náà ni pé hátà pé a fẹ́ pé Allah subhanahu wa ta'ala a fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ó yẹ kí ìkíláàsì wà ń bẹ̀ náà that is ìpè nǹkan míì yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ọlọ́run nìkan ni mo pè torí pé àwọn èèyàn wọ́n máa ń gbìyànjú láti separate àdúrà kó níbi ìbádà wẹ́dà sábà wọnú Qur'an a mọ̀ rí pé lẹ́yìn wàtọ́nà bá ti dárúkọ ìbáàdà yóò mọ̀ dárúkọ dùá síbẹ̀ bí àyà ti ọlọ́ ni pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yìí ọlọ́wọ́n pé ọlọ́wọ́n ní dáríjì èèyàn tó bá ṣẹbọ pẹ̀lú rẹ̀ àmọ́ ọlọ́run lè dárí ní nǹkan mí o tó yàtọ̀ sí ẹbọ tó bá ti wù ú ọlọ́run wa ní pé èyàn tó bá ṣẹbọ pẹ̀lú Allah ó ti sọnù gan lẹ́yìn ìgbà tọ́lọ́run wa sọ ilé ìtàn ọlọ́run wa mú ẹ̀gzámpù ẹbọ táyẹ̀ mọ́ ń ṣe ọlọ́run wíkí ni in yad'una min dunihi illa inatha pé àwọn ẹni yìí wọ́n pè nkankan dùá kẹ́límà dùá lọ́wọ́ níbi àyà yẹn àwọn ẹni yìí wọ́n pè nkankan àyàfi kí ni àwọn obìnrin torí pé yàní àbíkátọ́ pé àwọn abú torí pé àwọn ní àsìkò jahiliya nínú àwọn kátà máa ń sìn abúná ni ló wà nínú àwọn kátà máa láti bíi ọ̀sà sí bẹ́ẹ̀ lọ so in yad'una min dunihi illa inatha àwọn ẹni yìí wọ́n pe nǹkan míì tọ́tọ̀ sí Allah subhanahu wa ta'ala àfi kó jẹ́ kí ni kó jábu in yad'una illa shaytanan marida wọ́n pe nǹkan kan míì àfi kí ni àyàfi shaytan ọ̀nà ń pè so ọlọ́run mú example ẹbọ tí àyẹ̀mọ́ ń ṣe ọ̀nà ní kí ni àdúà so either èyàn tó bá pè nǹkan míì yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ó ti ṣẹbọ tí ọlọ́run sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi torí pé ọ lè sọ pé ọ ń ṣe ikhlas níbi pé a fẹ́ kírun ìgbà tó fẹ́ kírun yìí torí ọlọ́run nìkan mo ṣe àbí ìgbà tó fẹ́ yan sàdákà ọ ń claim pé ọ ń yọ torí tàlá nìkan àmọ́ nígbà tó fẹ́ wá ṣe ìbádà ọ fẹ́ pèyàn ọ wá pè nǹkan mi ọ ti ṣe ikhlas ọ ti ṣe ikhlas pẹ̀lú Allah subhanahu wa ta'ala ọ wà sí iṣẹ́ pẹ̀lú Allah tọba ti tọba ti dé àwọn ìbádà kan àwọn ìjọsìn kan ọmọ claim pé ọlọ́nìkan lọ ń ṣe fún àmọ́ tọba ti wádìí ìbádà kan wípé ká pèèyàn ọ àmọ́ pè nǹkan mi tọ́tọ̀ sí Allah subhanahu wa ta'ala so abala yìí ó yẹ ká mójútó wàyí lá gbogbo ìkíláṣẹ yẹn bá claim pé yẹn ń ṣe níbi àwọn nǹkan míì tẹ́ bá ti fẹ́ níbi eléyìí ẹ̀ ti fẹ́ náà nìyẹn Allahumma arina haqqa haqqan warzuqna ittiba'a wa arina batila batila warzuqna اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد